إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أتكفوا الله سبحانه وتعالى atọrọ alikun kí a ti kẹfún annabuwa muhammad sallallahu alaihi wasallam àti àwọn sahaba annabuwa muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará alé rẹ̀ àti gbogbo ẹni tó bá nígbàgbọ́ nínú rẹ̀ tí wọ́n dẹ̀ rìn súnnà annabuwa muhammad sallallahu alaihi wasallam tí ó fi di ọjọ́ ìkẹyìn ibi tí a ti tẹ̀síwájú náà ni النبي عيسى عليه السلام نبي من أنبياء الله رسول من الرسل ولا حظ له من العبادة أو من العبودية النبي عيسى عليه السلام النبي الله يرسل الله بسنوه wọn ò dẹ̀ ní ẹ̀pẹ́ kankan nínú ìjọsìn náà wọ́n ní pé wà min hadha wọ́n ní wà fi rukmi 46 an tàbá lọ́wọ́ number 46 nínú the same Matthew chapter 27 verse 46 this time around wọ́n ní a rí annal masiha bi zamihim saha bi ala sautihi wa huwa ala salib ya ilahi lima aslamtani Ninu ede Lárúbáwá bọ́n ṣe kọ́ ni wọ́n ni lima aslamtani nínú èdè nínú kínágbé èdè àwọn jíu wọ́n ni lima sabakhtani ìdí ni wípé èdè Lárúbáwá àti Hebrew Arabic language ati ibru language wọ́n súnmọ́ra wọn

kò tí ẹ̀kọ́kọ́ sínú àwọn olùgbàgbọ́ òdodo náà kò kọ́kọ́ sínú àti wọ́n nígbàgbọ́ nínú Allah ká tó wá sọ pé ó wà nínú àwọn òjíṣẹ́ Allah káàtì ẹ̀ tó wá sọ pé ọlọ́ọ̀bá gẹ́gẹ́ ti ẹ̀wá ni lẹ́ni tí ń pariwo mùmìnì ń pariwo ariwo báyìí tí ni kẹ́ ń pariwo ariwo báyìí tí bal mùmìnì ni wọ́n máa ń ṣe ṣìbọ́lọ́ lọ́n sọ nípa ìkan nínú àwọn òdísí ọlọ́nà Qur'an ó ní wala nasbiranna ala ma adhaytumuna wa ala Allahi falyatawakkalil mutawakkilun a ṣe sùúrù lórí tẹ́ bá ń fara níwá lórí ẹ a ṣe sùúrù àwọn mùmìnì ni àwọn nẹ́bí ọlọ́run àtàwọn òdísí ọlọ́run ọba àmọ́lẹ́ni yìí ń gbẹ̀tí ẹ̀ bá dalẹ̀ èèyàn àá sí bá sí jọ sọ ní sọ́rọ̀ ìmọ̀ ń jáde lẹ́nu mi ní fadlan káti ẹ̀ tó wá sọ ànábí ọlọ káti ẹ̀ tó wá sọ pẹ́ ní tẹ́ ń pè lọ́lọ ọ̀rọ̀ yìí fi ń tọ́ka nínú àwọn ẹ̀rí tí fi ń lágbára jù nínú ìwé tẹ mú dání wípé a ní èyí tẹ́ ń sọ yìí ṣẹ̀ tẹ bá lónà mẹ́kàn má gbìlébù ti pàwà gbà pé yẹn ẹni tó dáalẹ̀ ànẹ́bì Ìsá náà ni létẹ́ yìí ń pè ní Judas òun ni wọ́n gbé resemblance yẹn lé lórí ní fi ń pàgbẹ́fùpẹ́ ni ẹ̀nà kìí ṣe tó nígbàgbọ́ description tẹ́yìn gan fún báyìí wọ́n lẹ́ tó ṣe kó wà kọ́ ní ẹni tó ta ẹ̀yàn tó jẹ́ àfá rẹ̀ ni bẹ́ẹ̀nà àbíbẹ̀ so ìyẹn náà tó kó so o fi ń dájú Qur'ani ló correct ipe ọlọ́run ọba gbé ànẹ́bì Ìsá ọlọ́run gbé lọ sókè ni bí ruhi wal jasadi sí ọlọ́run gbé lọ sókè kò sì ní sọ̀kalẹ̀ illa fi akhiri zaman ló fi jẹ́ kí nínú àwọn bìlífù mùsùlùmí tó rinlẹ̀ táwọn kan gbìyànjú àti wó dànù tí wọ́n sì lè ríwó òun ni wípé ànábì Ìsá yóò sọ̀kalẹ̀ fi akhiri zaman yahkumu nas bi shari'ati muhammadiyya ànábì Ìsá ó sọ̀kalẹ̀ yóò ṣe kíni yìí tí ó ma fi dájọ́ fún àwọn èèyàn òun náà ni sharia nígbà Muhammad sallallahu alaihi wasallam ó láwọn mẹ́ta kan tí ó sọ̀kalẹ̀ nígbẹ̀yìn tó pé mùsùlùmí tó bá ṣe ìméjì ń payọ̀ kan bẹ́ ó bá kàn dáútù ẹ̀ díẹ̀ ó ti di kèfèrí àkọ́kọ́ nínú rẹ̀ da Nabi Isa ẹ̀kejì ni al-Mahdi al ẹlẹ́ẹ̀kẹta oní Dajjal lè jẹ́ main Dajjal wà ilá àwọn dàjájílà ó ti wá àníbìlá àwọn 30 dàjáàlì ọkọ̀ wa before kí dàjáàlì gẹ́gẹ́ tó dé àwọn tán pè ní dàjáàlì àwọn tó ṣe kí ni àwọn main liars de ki wọ́n padà mọ́ claim power là nẹ́bí ọlọ́run gẹ́gẹ́ bá ìsọ̀rọ̀ nípa Rashad Khalifa a àfò ni miracle 19 ní kèfèrí ọ̀tá ọlọ́wọ́ báyìí ó padà claim pé miracle 19 yíò pẹ̀lú bẹ́ẹ̀ náà kọ́ gbà tó ń gbónú kòránì dáadáa òun rí pánìlẹ́bí ọlọ́run ó sì kó àwọn kanjọ wọ́n pèrà wọn ní the submitters lọ sáàkì online nínú wọn ni Gulam Ahmad Mirza Gulam Ahmad ní India léyìí tó rinlẹ̀ pọ́nbílé tí ò sí iye méjì ń bẹ̀ wípé àwọn British nígbà tí wọ́n colonize India nígbà yẹn lọ́hùn láti lè fi kọ́jì segregation láàrin àwọn musulmi láti fọ́ because àwọn musulmi ó gbà ok àwọn èyàn ti wá gẹ́ àwọn ọ̀tá ọlọ́run ti gẹ́ẹ̀tì ti pẹ́ ti pẹ́ pé sọ́rọ̀ àwọn musulmi in tá mọ̀ sí fún wọn ni pé a mọ̀ pé wọn ni wọ́n kéde bí ká musulmi ká ṣọ̀kan lórí àkídà tó lálàáfíà yẹn kò àwọn àṣẹ mú o bẹ̀jẹ́ a mọ̀ pé wọn pẹ̀lú kí láti lè fi pé wọn o in ta lè fi pín wọn òun náà ni àwọn àdáadáalẹ̀ àti àwọn ìròrí tó wà strange sí Islam so that àwọn kò tẹ̀lé ní tí bá ti ń sọ léè ilé kan díọ́kan ní emila náàbí o kò sí yóò rá wọn bí dìdìrí bí mélòó kan tí ó kó ẹgbẹ́ kan ti wà lẹ́nu àwọn ọmọ dìde ọmọ dìde ọmọ dìde ọmọ dìde yóò padà di problem sáàlù ọmọ àmọ́ sọ pé ilé ah, yóò sí láyé ànábí wá di pé kí ni wàhálà yín pọ̀ gbogbo wa nǹkan kanáà lájọ́ ń ṣe rárá ọmọ ahmadiyya kan ti wá ń àtijọ́ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí ó wá ń sọ pé òun ní pé gulam ahmad òun lànẹ́bì isa òun tún ni mahdi ànẹ́bì gangan sì tún náà that is 3 in 1 tọ́ mú ní òkè só mọ̀ pé wà nínú àwọn ahadi ipe ànẹ́bì ipe ànẹ́bì isa yóò kírun lẹ́yìn mahdi ó ní ẹ kọ̀ọ̀kọ́ fẹ́ gba ó wà ó kàrà nípò wà ṣe ànẹ́bì isa ṣe gulam ahmad wá ń kírun lẹ́yìn ara rẹ̀ because now gulam ahmad òun lẹ́nà nábì Ìsá òun náà tó ní Mahadi Ìsá ó sì kírun lẹ́yìn Mahadi but now according to you nǹkan kan náà ni méjèèjì so ló fi jẹ́ kí o lè jẹ́ Ahmadi kó jẹ́ Mùsùlùmí o kódà ní Pakistan wọ́n declare wọn as a non-Muslim minority ẹwùn kan non-Muslim minority because ó clear pọ́n ti lánàbí mi tán ṣe kí ni tí wọ́n ń tẹ̀lé ìwọ́n tó bá lè gbà pánàbí mi tún wà lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam fa anta kafir ànábì Ìsá tí ó padà wá wọn ní padà wá lánàbí wọn ó padà wá lẹ́ni tí ó wà lo ṣẹ̀ríà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni bó wallahu yaf'alu ma yasha ọlọ́ọ̀bá ma ń ṣe tó wù ní tọ́yìb ni pé ah believe tiwa ni ànábì isa ń padà bọ̀ ó tún mọ́ gbọ́ta wọn kan tán pẹ̀rọ láfà tàbí sọ pé isa ò ní padà wá fàhádà kúfùrùn wa ilhadun wa zandaka àwọn ẹ̀rí wà ní Qur'an gẹ́gẹ́ bẹ̀rẹ̀ nínú àwọn ahadith látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam lórí pé ànábì isa yarji'u fi akhir zaman àwọn ahadith tó wà ń bẹ ó pọ̀ ó tàwátárọ̀ sẹ̀bẹ̀ ní mutawatir nǹkan lẹ́mọ́ gbàmí àkídà ni a mutawatir gani a hadithu nuzulu isa alayhi salam ó pọ̀ kìí ṣe kékeré ní gbogbo tó ń pẹ̀lẹ̀ ní ó tàwátàrọ̀ náà ni na'am so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mahdi gẹ́gẹ́ náà ni dajjal ó dẹ̀ rìnlẹ̀ pé ànábì isa yóò pa dajjal yóò pa dajjal gbogbo ayé dẹ̀ sí kíni ayé wà padà sí bó ṣe rí láti bẹ̀rẹ̀ débi pé àlàáfíà tó ní agbára wà ní gbogbo ayé kò sì ní sí tí ó kù mọ́jú kó ní kálùkù jẹ́ mùsùlùmí lọ tó ká nẹ́bí isa tẹ́ ìsọ́nà òun ló ti wájé tí wọ́n lù ṣẹ̀rí ànẹ́gbà muhammadi sallallahu alaihi wa alihi wa sallam so nam ló jẹ́ pé dè ní báyìí àwọn mùsùlùmí retí ipé kan ànẹ́bí isa alaihissalam àwọn yahudi láwọn retí isa wọ́n retí ànábì tí musa ń sọ pé yóò padà wá which is isa because ó wà nínú nínú Old Testament ike Musa ó ní àwọn ó dákọ̀ páwọn mẹ́ta kan wà Aka a padà ka prophecy yẹn inṣáàlá ìyẹn wà ní Bible mímọ̀ mo i mention bí so aka ka prophecy yẹn inṣáàlá léyìí tó wà nínú Bible gẹ̀gẹ̀ fún ààrẹ náà ni wípé ó ní àwọn ó dákọ̀ two major messengers wà lẹ́yìn tí ẹn bá wò dáadáa èyí ò pẹ́ kò sẹ́yìn tí kìíní tọ́ka sí àyàfi ànábì Isa àti ànábì Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ànábì Isa alayhi salam òun náà dákọ pé ànábì kan sí kìíní o yóò ti sọ fún Muhammad sallallahu alaihi wasallam kulluhum basharu bin nabi sallallahu alaihi wasallam ipe onáà ni ó jẹ́ kí ni ìgbẹ̀yìn àwọn òjíṣẹ́ lẹ́yìn ìrẹ́lọ́wọ̀n ní ọ̀nà òjíṣẹ́ kan máa sí àwọn mọ̀nẹ́bí adam aléhìsàlátú wassalam so èní náà ń kọ́ àwọn kírísítẹ̀nì sọ pé àwọn ṣe ń dóde padàbọ̀ wá ànábì isa àmọ́ dídóde wọ́n làwọn dóde wọ́n ní pé àwọn dóde kówá wọn lọ sí kíná ń pè ibìkan kò sí ibìkan kẹtẹ́nì kankan kọ́ lọ èèyàn ni èèyàn ni so ṣe bí nínú nǹkan tó ma fi ń hajjájà gínsà musulmi lélẹ̀ ipé tí Jésù bá ti dé èyàn tí ò bá ti gbà ní olúwa àti olùgbà láàrẹ̀ kò ní mú lọ ìwọ sì ń tẹ̀lé wọn káàkiri tó rí mẹ́jẹ̀ ìtàn kíníkan tó ní láti mọ̀ nípa ẹ̀sìn kò sẹ́nì kan tí wà lórí ẹ̀sìn kan tí ẹ bá ń ṣe pé yóò bìlífù páwọn tó bá wà lórí nǹkan mí tó yàtọ̀ sí tó ń wà orí àmì mẹ́wàá alaysa kadhalik so where is the offense in this where is the offense ẹlẹ́mìí believe pé eh, ọ̀rọ̀ yẹn wà offensive there is no offense in saying what I'm saying is the truth and what you upon is batil eh? kò sọ offense ń bẹ̀ ìwọ́lò kẹsẹ̀rẹ́kùn tó ń rí bí offense in tó bá mú lẹ́mìíyàn ó dúró ti dìkébẹ̀ in tí mo ṣe lódodo èyí tẹ́yìn sí ń ṣe ní kíní o òun ni a nù so ó ní verse kan nínú Deuteronomy chapter 18 verse 18 to 19 nínú Deuteronomy lẹ́lọ́wàá that nínú àwọn four and eh, five books of Moses ní wọ́n ní Pentecost so when Moses states that God will raise a prophet like him God will raise a prophet like who? like him from among the Israelites brothers àwọn ah, Israelite brothers àwọn ah, Israelite brothers àwọn ah, ni eh? la àwọn Israelite brothers àwọn lárúbáwá ọlọ́jọ́ dá fún yín àwọn Jew àtàwọn Arab brothers ni wọ́n náà anabi Adam ni bàbá gbogbo wọn anabi anabi Ibrahim ni bàbá gbogbo wọn Ibrahim bí Ismail ó sì tó bí Ishaq ishaq ló bí yakub yakub gangan ní israel that is jacob jacob ní israel alisa kadalik àwọn ẹ̀nà ń pè ní Banu Israel àwọn lineage Ishaq Yaqub then àwọn 12 children léyìí tí Yusuf tán pè ní Joseph àti Benjamin wano the second lineage wọn làwọn tá ní wọn ni Ismail títí tó fi wá sórí ànẹ́gbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam so àwọn ni brothers ni wọ́n jẹ́ síra wọn brothers ni wọ́n jẹ́ síra wọn sọ́lọ́n wá ní òun gbé òjíṣẹ́ kan tí ó dà gẹ́gẹ́ bí Musa wá aleyhisalam kò sójíṣẹ́ kan tó dà bí Musa nínú àwọn brothers wọn tán pè ní Arab tó jẹ́ anábà Muhammad sallallahu alaihi wasallam kódà nínú lineage yẹn kò sánàbí ma fànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ilé wa ní Deuteronomy ipe wọ́n gbé prophet wa like unto them from among the Israelite brothers and that God will put his word in his mouth ó wà nínú ẹ̀ ọlọ́wọ́ sì fi ọ̀rọ̀ rẹ̀ sí lẹ́nu lọ́ka akam ikhtasar rẹ̀ nílọ́ka verse 19 kínan pè verse 18 to 19 gbogbo ilé ń tọ́ka lórí wípé kínan pè anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam zikiru rẹ̀ ń bẹ nínú nínú bíbélì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó ń ti pé gbogbo ilé Ọlọ́run ti already sọ fáwọn ahmad dá ahmad ó wà nínú bible wọn wọ́n dẹ̀ yìí the comforter bàtà tún yìí the comforter wọ́n ní kí ni comforter wọ́n ní holy spirit ni sẹ́mọ́ ló e fún holy spirit e sánlọ́dọ̀ míwò èèyàn fún spirit tó ń tara rẹ̀ káàkiri wọ́n gbọ́ wọ́n ní wàfí wàfí wàfí injil wà nínú injil wàfí injil Yona al-Faslu 14 nínú John chapter 14 verse 15 to 16 wọ́n ní in kuntum tuhibbunani fahfadhu wasayaya wa ana atlubu min al-ab fayu'tiyakum mu'azziyan akhar liyamkutha ma'akum ila al-abad qala ulama'u al-islam wa hadha al-mu'azza al-akhar huwa muhammadun rasulullah sallallahu alaihi wasallam وبقاؤه إلى الأبد معناه بقاء شريعته والكتاب الذي أنزل عليه wọ́n ṣe bó wà nínú nínú John léta ti sọ̀kalẹ̀ ní ẹ̀sìn ní chapter 14 verse 15 to 16 pé ikẹ́ àníbì isa ń sọ wípé tẹ́ bá nífẹ̀ẹ́ mi o ẹ dúró ti àwọn òfin tí mo fún yín eléyìí ẹ ṣe eléyìí ẹ má sì sọ fún Ọlọ́run ọba kó jẹ́ kí ni o kó jẹ́ kí ànábì kan kó tún wá lẹ́yìn mi ànábì ni ó wà wà pẹ̀lú yín títí forever so ìtumọ̀ rẹ̀ gẹ́bí àwọn àfá Islam ṣe ṣàlàyé onípẹ́ ànábì ń kọ́ yóò ṣe kí ni yóò wà pẹ̀lú aìṣẹ̀ríà alkitab wa sunna kò dẹ̀ sí nkankan tó sọ̀dákọ̀ prọfẹ́sì Muhammad sallallahu alaihi wa alihi wasallam lọ so eléyìí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn verses tó wà tó ń ti pé wọ́n ti tọ́ọ̀bọ̀ wọ́n dẹ̀ ti tú tú tú tú wà ilá aslu mana tán tó sí comforter yẹn nínú èdè Greek òun àti túmọ̀ Ahmad ìtumọ̀ kankanáà ni inda nazari daqiq so yí báyìí àbí because kí ní kan wà tí ó yáwọn ẹni pé the original language of a book ó wà very important now tí ma sọ pé Qur'an mo ń ka Qur'an léèbò Qur'an ó ní èdè kan ti ti ń bọ̀ kí lédè yẹn alókọ̀tọ̀lá àrùbíyà sí mọ́lá mọ́ kọ́lé ojoojúmọ́ ó adab ó kọ orísìkísì àwọn fònún tí ń súnmọ́ bí 15 nítorí pé kí ni ó kọ ṣe ó fẹ́ gbọ́ èdè lágbàwáyé báwọn lágbàwà tà ní ẹ̀ṣẹ́ ń sọ because kí ní kan wà ní èdè bọ́jọ́ bá ṣe ń gorí ọjọ́ èdè yóò bẹ̀rẹ̀ sí ní máa yóò máa lọ yóò máa lọ díútọ̀ àwọn tí wọ́n ń wọnú èdè tí wọ́n ní mọ̀ ń parẹ̀ wọ English language ok ní ìsinmi àwọn ti ní Nigerian English ó wà bẹ́ẹ̀ ni officially Nigerian English wà ìmọ̀ sọ Nigerian English kìlẹ̀ ìsẹ́kẹ́ bí ákíní so ní ìsinmi wọ́n gà àwọn olóòlèbó tẹ́lẹ̀ aslanta lónìí ṣe báwọn Britain ní bọ̀ ní ìsinmi ayé Amẹ́ríkà ní gìṣì gan wá ìkìníkan kìníkan kódà India ní gìṣì wá lẹ́dọ́dọ́ dẹ́dẹ̀dẹ̀ tẹ́ ma ń sọ káàkiri kódà nínú Nàìjíríà a tún ní pidgin gan èdè yẹn ma ń padà ń Qur'an ẹwà lòwú kí ni asùlù láàzù gan lọ́dọ̀ àwọn alágbàwà àwọn aláǹfààní rẹ̀ lisanu lárọ́bí ni àwọn ilé ọmọ sọ fún pé láyé àwọn lágbàwà tàná o èdè yìí tẹ́yìn òmọ̀mọ́lé ní ìntà ma ń lò fún ní àbédè mi táwà tí ń lò fún nǹkan mílé ní ìntà àwọn lágbàwà tàná lò fún kọ́yẹ̀ o látara abẹ́ Kùránì wà preserved ìtumọ̀ rẹ̀ wà preserved alimahu man alimahu wa jahilahu man jahilahu ẹjí káàbọ̀ sórí báìbù ta ló gbọ́ èdè asù báìbù èdè ó gangan ní ànẹ́bẹ̀rẹ̀ ìsásọ nínú tó súnmọ́ ó ní pé Aramaic ni Jesus sọ ṣé èdè yẹn sẹ́kùdè ní aslu tọ́ngì tí Ìsá gẹ́gẹ́ fún àwọn sọ kò sí mọ́ kò sí èyí tó tún fẹ́ wà àwọn bí Latin àbáwọn Greek ni ìyẹn ló fẹ́ jẹ́ aslu kò yẹ ìmọ̀ bá aslu language ẹgẹ́ ti sọnù nákúlù ló wà nákúlù nákúlù àtàwọn àṣẹ́kùbọ̀ due to àwọn ìtọwọ́ bọ́ tebdil tahrif lè tọ́lọ̀ ti sọfáwà ní Kùránì kó ṣẹlẹ̀ sí báyìí so kò sí àṣìlú language gan tẹ́yà fífẹ́ ma àwọn nǹkan mí gan bí dọ́pìtì má ló jẹ́ kígbà tó tẹ̀lẹ̀ báyìí kọ́ Muhammad sallallahu alaihi wasallam tọ́ wọ́n mọ̀ bọ̀ wá àmọ́ kùránì táwà fún wọ̀nyí o fúnra wa ọlọ́run láti kí ni òun lásán so gẹ́gẹ́ náà ni ṣẹ̀rí àtọ́lọ́run fadam sallallahu generally ọlọ́ba fúnra rẹ̀ níṣẹ́ kí ni o ní sàn so náà kìfí da adal hadi insha Allah fa nas'alullah subhanahu wa ta'ala an yuwaffiqana wa iyyakum lima yuhibbuhu wa yarda sallallahu alaihi wasallam ala muhammadin wa ala alihi